الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كاتب النبي محمد صلى الله عليه وآله وسلم الله سبحانه وتعالى سوف عن القرآن يقول ألم يأن للذين آمنوا أن تكشع قلوبهم لذكر الله وما نزل من الحق sásìkò tí tó ní fún àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala kẹ́mì wọn ma wárí látara bẹ̀rù Allah subhanahu wa ta'ala kí wọ́n máa dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe pàti fún ní tíra before wa nínú Yahudi àtàwọn Nasara ọlọ́ni tọ́ọ́lá aléhimul amad ọlọ́ni àwọn eléyìí wọ́n pẹ́ láyé wọ́n sẹ̀mí tó gùn tí èkí ń ṣe kékeré fakasat qulubuhum ọkàn wọn padà wá lé wa kathirun minhum fasiqun ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹlẹ́ṣẹ̀ fasiquna ni wọ́n ẹ̀yin mọ̀ yá mi nínú ẹ̀sìn ayà yìí ó ń tọ́ka fún wa wípé kò tó fáwọn mùsùlùmí láti máa ju àwọn kèfèrí nínú àwọn àbí nínú àwọn yahudi àbí nínú àwọn nasọ́rọ̀ ìdí allah subhanahu wa ta'ala ń sọ pé sásìkò ọlọ́run sásìkò tí tó tó ẹkẹ́ padà sọ́dọ̀ ìmí Allah ni kẹ máa lọ dà gẹ́gẹ́ bí àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ o tọ́kà wọn padà lé ẹ̀yẹmọ̀ ya mi nínú ẹ̀sìn sáà mùsùlùmí lè ní sáà mọ̀ tẹ̀lé ojú àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ sáà máa rí ojú ọ̀nà àwọn kùfàr báwọn kèfèrí ṣe ń ṣe sáà máa wọ àwọn kèfèrí láwò kọ́ sí tàfi ń ṣe nǹkan wa ló jẹ́ kí Sheikhul Islam ní tèmi kíyàn máa tẹ̀lé àwọn yẹ̀húdí àbáwọn nasọ́rọ́ níbi gbogbo nǹkan wá pàápàá jùlọ níbi àwọn nǹkan tó fà tọ́kà wọ́n fi lè ọlọ́ọ̀bá dákọ̀ kàn lílé ń bí àmọ́ gbogbo nǹkan tẹ́yẹn tán bá ma fi ń kọ́sì yàn gbogbo ẹni Allah subhanahu wa ta'ala ti kọ̀ fún wa ẹ gbọ́dọ̀ kọ́sì àwọn yẹ̀húdí ẹ sì gbọ́dọ̀ kọ́sì àwọn nasọ́rọ́ ẹ̀yẹ mọ̀ yá mi nínú ẹ̀sìn ṣé kò sínú Qur'an kò sínú súnnà àfàwọn tí ó bá lọ àwọn àdílà Qur'an tí wọ́n lọ lọ́rùn àbáwọn tí wọ́n lọ súnnà lọ́rùn láti fi fagidi wọ́ lọ sí nǹkan tí wọ́n ń ṣe ìdí ní pé jọ́nà àwọn ojú ọ̀nà àwọn ẹni Qur'an àti súnnà kí ló sọ̀pọ̀ whereas ojú ọ̀nà àwọn onísúnnà ni wípé ìntafẹ́ ṣe àti gbọdọ̀ rẹ́rì fún náà a Qur'an ni àbí yálà nínú súnnà a tún wá rí application lọ́dọ̀ àwọn ridwanullahi alaihim alókè ah, kí làwọn sọ̀hábà ń sọ kí ni madhab kí ni mokif kí ni manhaj sọ̀hábà fi hadha al'amur min al'umur ayyuhal muslimuna ibadallah nínú tó wá lágbára jùlé ní táwọn musulmi fi ń kọ́ sí àwọn ẹlẹ́bọ ó ní pé ká má tẹ̀lé jọ́nà àwọn kìfìrí onílẹ̀ tán pè ní protesti àbí tán pè ìmá ṣe protest o khurujun ala wulati al-umur wa khurujun an tam ìmá jáde against àwọn olórí ni ìsìmá jáde kó níbi àṣẹ níbi àwọn tọ́lọ ní àtẹ̀lé ni wallahi ìmá jáde against àwọn olórí ìmá ń ṣẹlẹ̀ láwọn ojú ọ̀nà tó pọ̀ a máa ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ahán actions that take nínú ẹ̀ ní ojú against àwọn olórí táwọn in tó ma ń dúnyànjú ní pé a wà nínú ìlú tó ṣe pé àwọn èèyàn bẹ̀ Allah nìkan ló mọ̀ bóyá láàká ìwà àbí òsí wallahul musta'an a ti gbọ́ àwọn ìṣẹ̀mí tó kọjá tó ní agbára kọjá sẹ́yìn látara àwọn mudaharat tẹ́ ń ṣe yìí àti látara ìmá jáde against àwọn olórí ṣèbíjọ́ rẹ̀ bí àná tẹ jáde nígbàtẹ jáde kílẹ̀ mú dání nígbàtẹ jáde kílẹ̀ mú dé afwan nígbàtẹ jáde tẹ dé padà tẹ jáde tẹ dá gbogbo olúrú ọlọ́ọ̀lọ́ madúró ẹ̀mí àwọn sàbáàbù tó bọ́ níbi àwọn jáde yìí àwọn sàbáàbù tẹ́mi wọ́n bọ́ àwọn dàmọ́lé ni ta ló rántí wọn mọ́ ìwọ sàbáàbù tí wọ́n ń tàn ọ́ kí ni ẹjá jáde ó kú gẹ́gẹ́ bí euro wà láwọ́ sòfò dànù ni lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹni ànù ẹni bíníọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bó bá ilé jáde pẹ̀lú wọn níbi protesti tó jáde pẹ̀lú wọn tẹ́mi rẹ̀ bọ́ wọ́n ti ṣe fásọ́rọ̀ pé jihad ló ń jihad ó kàn dàlú lásán ni uqsim billah ó ṣe jihad ìdí ni pé jihad láwọn ṣùrútù rẹ̀ jihad láwọn ahkam fún mi nínú Qur'an ní hukmun min ahkami jihad àbí hukmun min ahkami alkital fi sabilillah wíkà ní láti dàlúrú níbo ló wà tí kò sí ẹ̀tọ́ láàrin jihadun shar'i àti ìdàlúrú táwọn lè ń dàlúrú ni kí wá nìdí táàfin káwọn yẹn máa pariwo síta káwọn yẹn kégbàjáre nípa ipá àwọn tàbí dàlúrú yóò àwọn gẹngẹn ni Boko Haram àwọn gangan terrorist ìdí ni wípé nínú àwọn síláhù tó ní agbára jù táwọn èèyàn ma fi ń ṣe terrorism ìmá jáde against àwọn olórí ni tẹbá ti ń fáwọn ní jura boldness àti jáde against àwọn olórí in the pè ní breeding of terrorism ni àmọ́lé ni àbí Allah subhanahu wa ta'ala kún sàrọ̀ ti change àwọn tán ké fún wa lójoojúmọ́ kí ẹ against àwọn olórí ẹ má protesti ìtorí pé mọ́ ṣe protest yìí ẹ má jáde yìí ìtorí ẹlẹ́lòmí tó fi ń pè wọ́n Boko Haram lé ní ayyuhal muslimuna ibadallah ẹ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ká mọ̀ yí pé gbogbo tí bá ti máa ń dẹ omi àláfíà lúrú wọ̀lá ìsìlámù fẹ́ ká la fẹ́ jáde kí lámọ́ ṣe a lọ dáná sí gbogbo títì gbogbo àwọn ọ̀nà tán gbà wọnú ìlú wọ́n ti sọ pé nìkan ibi toll gate ẹlọ́dí èyà ọ̀nà tó lọ sí airport ẹ̀yìn shabab ẹlọ́dí èyí tó lọ sí kìíní kan ẹlọ́dí èyí tó lọ kìíní kan ẹlọ́dí nítorí kìíní níbo ló wà ipé yẹmọ túnlù ṣe pẹ̀lú madhab yìí níbo ló wà ipé lu ti wà rectified pẹ̀lú madhab yìí àwọn arí pé ìdàkejì ló ń ṣẹlẹ̀ gbogbo olútẹ́ ti ń lò kò síbi tí wọ́n ti máa sọkún lọ́wọ́dẹ̀ ní ẹ̀bá yìí gbogbo olútẹ́ ti jáde against àwọn olórí àwọn àfáàrọ́ àtàwọn àfọ́fò tán ṣe fátúwá fún ìgbà wọn àwọn dà àwọn ọ̀rà sápò nùlú ìmìnú wọn bẹ́ us bẹ́ uk àbí àwọn kèfèrí ló wà yóò sì mọ́ sọ fáwọn mùsùlùmí nùlú látorí tẹlifíṣàn ikẹ̀mọ̀ jáde látorí rẹ́díò ẹ̀yin ọ̀dọ́ àsìkò ti tó tágbàra wálẹ̀ lọ́wọ́ àwọn ìjọba yìí agbàra wálẹ̀ lọ́wọ́ wọn ọ̀tàlẹ́wà bó sí Allahu akbar kabira wallahi safahatun kabira safahatun àwọn safahatun ní agbára ìpónú tó ní agbára ní ẹjíkàlọ̀ mọ̀ wípé wallahi ìmá jáde against àwọn olórí a ní ò lẹ́rí kódà kò sí ẹ̀rí kan báyìí fún Kùránì àbí sunna ipé tàbá fẹ́ túnlù sí o àfikà jẹ́ àdínsà olórí àwọn rí pé ojú ọ̀nà táwọn kèfèrí ma ń lò ní ẹ wá wo àwọn ayat àwọn àdílà ahadith tó ń sọ fún wa nípa ipé ẹ má dà gẹ́gẹ́ bí àwọn kèfèrí o nínú ẹni hadith shaddad bin aus radiyallahu anhu tí wọ́n sọ wípé qala rasulullahi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa wípé khalifu yahud فإنهم لا يصلون في نعالهم ولا في خفافهم Ànábì ní ẹ khalafa wa Yahudi ẹ yapa wọ́n àwọn èkí ń kírun pẹ̀lú bàtà wọn àti lẹ́dàsọ̀ tí wọn ẹ yapa wọ́n àwọn oníwẹ̀ ń ṣe bẹ́ẹ̀ Ànábì tún sọ ń gbà mí pé jùsù shawarib wafu liha ẹ mú níbi irunmú yí ẹ wá fi irun mọ̀kálẹ̀ khalifu li majus ẹ yapa wọn majusi kódà níbi appearance níbi bá ṣe appear pé ah musulmi ni nasarani ni majusi ni kíníkà ni ó gbúdọ̀ yàtọ̀ how much more níbi bá ṣe túnlù ṣe ẹyọmọ̀ yà mí nínú ẹ̀sìn ìbéèrè kan àti ọkọ̀ ma bèèrè ara ẹ̀ lọ́wọ́ wa o ní pé islam kọ́ wa bá se wọ bàtà islam kọ́ wa bá ṣe jẹun islam kọ́ wa bá ṣe rọrìn islam kọ́ wa bá ṣe ṣe tó bá fẹ́ sùn àfikàrù tó sọ tó bá fẹ́ wọnú toilet àfikàrù tó sọ islam wà kọ́ wa bá se túnlù se. islam kọ́ wa pé tìlú bá bàjẹ́ báyìí báyìí lẹ́sẹsẹ́ islamu kọ́ aléyìn àmọ́ islamu kọ́ abá ṣe wọ bàtà kọ́kọ́ fẹ́ sí ọ̀tún wọ bàtà islamu kọ́ abá ṣe jẹun wọ́n ṣe sàmìlá wọ́kùl mimma yalik wọ́kùl bí yaminik wọ́kùl mimma yalik islamu wà rántí kọ́ wa a ṣe sọ pé ṣẹ̀ríà tá ń tẹ̀lé ṣẹ̀ríà tún tààmà tó bá gbà kí ṣẹ̀ríà tún tààmà là ń tẹ̀lé níbo ló wà nínú ṣẹ̀ríà yẹn sẹ́ ipe ta bá fẹ́ tún lù ṣe àfi ká jẹ́rìí against àwọn olórí ká lọ dí gbogbo ọ̀nà ká dáná sun everywhere kò sẹ́nì kankan tí ó mọ̀ ní àwọn shabab àwọn nas alladhina la yahsinuna at-tasarruf ẹ̀mẹ̀yà mi nínú ẹ̀sìn ọlọ́tí wọ́n sọ ní kòránì wípé wa man yatawallahu minkum ẹnikẹ́ni tó bá ń bá wọn kèfèrí ṣe látara kí bóyá ó ń kọ́sí àwọn kèfèrí ni àbí orílẹ̀-èdè ọ̀nà wọn ni fa innahu ọlọ́ni yá ayọ́ alẹ́dínà ámànù látẹkúlù rọ́ìnà wọ̀kúlù ń dúrínà wàsmáyù ọlọ́n sọ fáwọn mùmìní pé ẹ mùmìní ẹ mọ́ ma sọ pé rọ́ìnà ma ìdí ní pàwọn yahudi àwọn náà ma ń lu ọ̀rọ̀ yìí wọ́n ma ń lu ọ̀rọ̀ yìí Ibn Kathir wọn sára ikọ́ ma ń lu ọ̀rọ̀ yìí láti ma fi bú ànẹ́bì ni tẹ́mà lọ rọ́ìnà bí tẹ́mà fi bú ẹnu àtẹ́lù yẹn ni ọlọ́wọ́n sọ fáwọn Ibn Kathir wá ní pé alihim la'inullah ìgbí ọlọ́run kó mọ báwọn yahudi àwọn yahudi òun làwọn musulmi rí ojú ọ̀nà wọn lé ní láti fi tún lòrú sí a ní ẹjẹ́ ká wú àwọn ìlú tẹ́tì dàrú lọ́wọ́ kàtẹ́sí online kàwọ́ sham tánpẹ̀ syria lọ́wọ́ syria ní 2010 lọ́wọ́ syria ní 2024 ìlú ti di ó ti ó ti di refugee camp yẹnyẹn kí ló bẹ̀rẹ̀ protest afẹ́gbàjọba dìsí ìjọba wọn kó mẹ́ Bashar Assad ó sì sì bẹ̀m̀bẹ̀ Bashar bẹ̀m̀bẹ̀ dè ní na Assad wà láìwọ̀n rí ọ títí dè ní láti 2011 2024 láwà yìí wọ́n sì bẹ̀nu refugee camp àìpẹ́ iná tún mú camp kan àwọn thousands náà tún kú lọ bí ẹran Akbar ibi tán lìdí lọ nìyẹn o bá ṣe wà ìtàn ṣe kótúbà tó ní kálukú sí ń gbọ́ so tó bá dàlúrú ta ní ó jẹ́yà rẹ̀ government government ó sì wá jẹ́yà pléènì tí ó gbé àwọn lọ outside ti wà ń lẹ̀ pléènì tí ó ra gbé àwọn lọ mún hmm, àwọn ti bá tí wọ́n lọ ẹ̀yìn lẹ́wà nùlú tẹ́mọ̀ jẹ́yà ìgbàlẹ́wà mọ̀ wípé ọ̀rọ̀ táwọn salaf máa ń sọ òdodo ọ̀rọ̀ ní o kéèyàn lo 40 years lábí olórin burúkú ó pè jù kéèyàn lo òru kan tí ò sólórí lọ 40 years lábí olórin tí ń fìyà jẹ wá Allahu Akbar ẹ hikma wọn salaf ẹwọ orí gbígbé lọ́dọ̀ àwọn sahaba ridwanullahi alaihim àtàwọn tabi'un wa tabi'ina lahum bi ihsan kíyàn lọ dídí ogójì ọdún lábẹ́ olórí tí ẹ̀ ń sọ lórí tọ́ dáa kíyàn wá ṣe sùúrù ó pé ju kíyàn wá lo òru kan péré lọ nílùú tí ò sọ lórí kẹwàá yóò lórí nìṣẹ́ káwàá nípa àwọn tẹ́fẹ́ jáde yìí wọ́n wọ́n successful ah ìgbà ọlọ́mọ nàìjíríà wa mọ́ ìpé subhanallah allahu akbar àṣínú gbádùn láwà báyìí àṣẹ ìgbádùn ọ̀tọ̀ ni kíyàn dùn kókọ́ kẹyàn balẹ̀ pé wọ́n àyí kò sí kàkà tí ó sì wá ń bí ibi tí wọ́n ti fúra ìwọ ọ̀dọ́ tó gìrẹ bá pé àti wọ́n àgbàlagbà tó bá ṣe lángbalangba ó ní wípé compare in tó ṣẹlẹ̀ ní EndSARS ṣe ẹ̀ kẹ́kọ̀ọ́ ni èyí tó bá jóló gbígbé kódà kó má rí ẹ̀rìnà Kùránì àti súnnà kí ní yẹ ń sọ́nà ìdàlúrò ń sọ́nà láti túrú ẹ̀ ń lúti palliative kíníkà palliative kíníkà ẹlọ lúti ẹ̀ ibi tí wọ́n ti sọ fẹ́ nìkan ni pé wallahi àwọn tó bá ní boldness àti lọ lúti palliative government wọ́n ní boldness àti lúti wà mọ́núlé kò tó jẹ́ kejì náà lọ lúti shoprite lẹ́yìn ìgbàyẹn gbogbo àwọn shops káàkiri mọ̀ pé government endsars oníkálukú sí lọ ń jalè ó wá kílẹ̀ ń gbẹ̀yẹn pé subhanallah àṣẹ́kẹ̀ yìí ń ṣèjọba àṣẹ́yìn náà ni àṣẹ́yìn lọ dáràn kìí ṣèjọba ẹ̀yin gangan ni criminals bó ṣe ń pé kí ní ìlú ti dàrú bá ṣọ́dá àwọn kan wà àwọn wà ń bì kan bí ìlú ṣe lẹ́tò díẹ̀ yìí àwọn òrí bí sábúrú àwọn ah, òrá burú ṣe wọ́n in tí ń sà wọn dìbí kan ma wọlé oníkálù kan ma rèpù àwọn ìyàwó yàtà wọn lọ in tí ń sà wọn kan oníkẹ́ kan ma wọlé kan ma jí gbogbo tẹ́yìn fọjú orí ayé ń ṣe kan ma jí àmọ́ àwọn nǹkan kọ̀kan káwọn lọ́wọ́ kọ̀ nínú ẹ̀ nípa sáà lólórí nùlú alhamdulillah ló jẹ́ pàwọn súnnà àmọ́ sàdúrà fáwọn olórí ni o àyíṣàdúrà kó dàmú ọlọ́wọ́ ọlọ́mọ fún wọn sí làá mọ́ ń sọ àní àhìnṣẹ́ pẹ̀lé wọn ẹwà ohun tó wá ṣẹlẹ̀ nígbà yẹn ẹwà ìmájìnì kó máa sọ lórí nínú ìlú wa láti gbàndì sí ẹ̀dàkùn ẹ̀ mádúrú tí ó ti ẹ̀ mọ́rùn-ún tàbí gbé báyìí ìlú yóò ti dìbí ghetto yóò ti ẹ̀ ti dìdàkúdà débi pé bóyá ló fi lè kóòrùn lé má ó súnú lé báyìí ó mọ̀ rántí kan wá kẹlẹ̀kùn lóru ni jáde kìníkan kìníkan àti ní ìmọ̀ tún ní pé kìníkan ṣẹlẹ̀ ẹsáàpẹ̀ àwọn ọlọ́pàá wọ́n pẹ́ dé ẹsáàpẹ̀ wọn àti ní ìmọ̀ kan tún lè yìí àṣí ní ìmọ̀kan ni pé ẹmú kí níkan ẹmú lọ́sọ́dọ̀ àwọn àwọn àwọn tánwà in charge àṣí ní ìmọ̀kan ni àṣí gbádùn kan ni àmáwọn kò fẹ́ kó wà tí wọ́n lọ mọ̀kí níkan o àwọn tí wọ́n ń pè yín lọ síbi kẹmọ ṣe jáde against àwọn olórí sáwọn tó ṣe wò kọ́sì comedians àwọn olórin àwọn tó ṣe pé tàkù ara wọn lóníkálùkù ń jà sí àwọn ẹni Allahu Akbar wallahi mùsùlùmí ọkọ̀ gbọ́jù mùsùlùmí òun ló yẹ kó ní làákàyè jù kódà láì ti sọ fún pé àyà wà ní Qur'an àbí hadithi wà ó yẹ kí mùsùlùmí gbọ́n fúnra rẹ̀ pé kíní yìí rárá kì í sí nǹkan lè túnlù sí ṣe ẹ̀yí ò kẹ́kọ̀ọ́ látara lúmi Allahu Akbar anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ẹ máa wá wọ́n tánàbí fi ní abáwọn lórí lóò anẹ́bí ike bóò lẹ́ṣe báwọn lórí yín lò lórí àwọn tó bá ń ṣe fún yín tí ọ̀tọ̀ ó rí pé kò àmọ́bọ̀ lẹ́sẹ̀ bá lò káfẹ̀kẹ́ dìáwú tẹ́yẹn àbí láà kìkí ń ṣe bẹ́ẹ̀ Ànábì sọ fún wa pé innaha satakunu min ba'di aw innaha satakunu ba'di athara Ànábì láwọn kan padà wá lẹ́yìn mi àwọn tó ṣe pé wọ́n ní kára wọn Ànábì láwọn kan bọ̀ wá àwọn tó ṣe pé wọ́n ìtumọ̀ athara ló fẹ́ ní pé àwọn olórí lágbájá wọ́n gba 200 million naira lóṣù àwọn ará ìlú àwọn òróró jẹ́ àróòmù wa sọ fún akẹ́ mú padà wà ma gbọ́ ànẹ́bì tí ẹ sallallahu alaihi wasallam wa umurun tunkirunaha àtàwọn ọ̀rọ̀ kan tó ṣe pé inú yóò ní dùn sí kí àwọn kíní yóò dá ilé yóò ṣe àbòsí ni aburú ni ànẹ́bì láwọn kíní ẹ ń bọ̀ ẹ padà rí gẹ́gẹ́ báwà sí ń ni qalu ya rasulallah wọ́n ní ìwòjísí ọlọ́ ẹbọ̀ wọn sọ̀hábà o kayfa ta'muru man adraka minna dhalik èyàn tó bá báwùn kan báyìí pàdé tó bá kàdà wà láyé ní wa àbí èyàn tó bá wà láyé táwọn kìíní fi wá ń ṣẹlẹ̀ bó ní ká ṣe ṣe àwọn sọ̀hábà gbọ́yé pé àsánẹ́bí okò wà bá ṣe àwọn ò gbọ́yé pé báwọn UK wọ́n ti protest ní sí wọ́n ti yọ lórí wọ́n ti gbẹ́ lórí sí Ghana ti dà ó ti dà àwọn yóò kàn máa parọ́ fún àwọn òjò kó sí kọ́nà kan wọ́n sì máa parọ́ fún yín láti fi bàálù tí ń jẹ́ mayín lórí Ànábì wá sọ wípé to adúnà alhakọ̀lẹ́dì alaykum èyí tí ń jẹ́ hakù tí ń bẹ lọ́rùn tí yín ẹ sanwó omi san ẹ sanwó náà san sanwó ilé ìsan Ànábì ní hukuk àwọn tó jáwọn ẹ̀tọ́ tíjọba yín bèèrè lọ́wọ́ yín Ànábì fún wọn àwọn tó jó lórí wàtẹ̀sàlúnà lọ́ha àhàkọ̀ àlẹ́dì ìlàkùn anẹ́gbà ni a máa bèèrè lọ́wọ́ ọlọ́run ọba hakù tí ọlọ́run wọ́n là ń bí anẹ́bì ni wọ́n ní fún yín lẹ́tọ̀ yín wọ́n sì máa bèèrè wọ́n máa gbà wọ́n sì máa kó wọ́n sì ní fún yín padà kí láàṣẹ ẹ ó gbúdọ̀ sẹ́nà sí àfọ́ lórí lórí mímbà rí kí wá tó sí ìrẹ́ pé tọ́ ẹ̀yin gọ́ọ̀nà Kwara State afẹ́ sẹ́nà sí àfọ́ yíó ẹgbẹ̀rọ lọ́wọ́ èyí táwọn èèyàn máa ń rí gẹ́gẹ́ bí akíkanjú nù ha àfáà mú lẹ́kì àfáàyàn ó lákíkanjú àfáàyàn ń sọ yínú àtijọ́ tẹ́ ti ń ṣe wà sí kí wá ló bí fún yínú èyàn tẹ́ ń bú ní bíbú tó ní agbára oníwà sí dáadáa fún yín láyé kò ní sí dáadáa fún yín o èyàn tó fẹ́ gbóòlọ̀ bàbá rẹ̀ orí mímbà ló tó wá bú ẹgbẹ̀ bàbá mi tọ́ tó bá sì fún ẹni kò ní dá fún ọwọ́ igbá wo padà dádì mi ẹ̀dàkùn owó tí mo àbó gbádùn nìyẹn tó gbítẹ́ lórí gọ́fún lórí mẹ́mbà àníbì ò ní ẹgbú wọn àníbì ní tó bá fẹ́ ṣe nà sí ha fàláyùbdìhì alana ẹ gbọ́dọ̀ sí publicly pé gọ́fún kíní mò advice ẹ̀mí là àníbì ní pé ẹ wọlé tọ̀ wọn ni àníbì lè wá ní ẹ gbẹ̀yìn ò lè wọlé tọ̀ wọn ìwò sínú ọ̀tá ní ẹsẹ̀ nà sí hà fún wọn ó sínú wọn fi àwọn tó jẹ́ alùlẹ̀ hẹ́lì wọ́láàkì àwọn tó ṣe kí wọ́n lè sọ wọ́n lè tú àwọn tẹ́lú wọ́n tó ọ̀rọ̀ àwọn ni wọ́n wọlé bá àwọn olórí ah nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ànábì ní tán bá gbà ó ti tán tí wọ́n bá gbà ó ti adama alayk in tó wà ah mo advice ara ni kò gbọ́ á against ẹni tí ó ló fi jẹ́ pé à ń fi àsìkò yìí àfi ń kìlọ̀ fáwọn mùsùlùmí láwọn ibi tí ọ̀rọ̀ yìí bá dé nípa yìí pé wallahi kò tọ́ láti jáde pẹ̀lú wọn wò níbi protest kò tọ́ o ìwọ tẹ́mì rẹ bá bọ́ níbi tẹ́ ti ń jáde gẹ́gẹ́ bí tẹ̀mí àwọn ti ti ẹnsà eh, sí ti ṣe bọ́ tó ti waste dànù yẹn ẹ̀mí rẹ ṣòfò lásán ni o ó sì jà sójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bal okú ní kíkú ẹni tí ń jà tí ń ṣe facebook ni fatawa arọ́ social media fatawa àgbákò àti fatawa òsì nígbà wípé èyàn gbọ́dọ̀ jìnà sí o fatawa tí ó bá ti ní ẹ̀rí nínú Qur'an tí ó ní ẹ̀rí nínú súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam fatawa batila fasida kasida la yajuzu al-i'timadu alaiha fanas Allah subhanahu wa ta'ala an wa iyyakum lima yuhibbu اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم رد المسلمين الى دينهم ردا جميلا اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا اللهم أعين على ذكرك وشكرك وحسن عبادتك اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم عليك بالأعداء اللهم عليك بالأعداء أعداء الإسلام أعداءك أعداء الدين اللهم عليك بهم الأعداء المتسترين في المسلمين وكذلك الأعداء الظاهرين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد